the way of vain deliverance. Ọ̀nà ìtúsílẹ̀ asán. The way ọ̀nà of vain deliverance. Ìtúsílẹ̀ asán. And it's good to listen very carefully. A sì ṣẹ̀dá fara This is Isaiah chapter sixteen. Ìwé Àìsáyà orí kẹrìndínlógún lé eléyìí. Verse twelve. Ẹsẹ̀ kejìlá. And it shall come to pass. Yóò sì ṣe. When it is seen that Moab is weary on the high place. Nígbà tí a bá rí pé àárọ̀ ẹ̀ mú Moabu ní ibi gíga. That he shall come to his sanctuary to pray. Ni yóò wá sí ibi mímọ́ rẹ̀ láti gbàdúrà. But he shall not prevail. Ṣùgbọ́n yóò borí. When it is seen that Moab is weary on the high place. Nígbà tí a bá rí pé Then he shall now return to sanctuary to pray. But he shall not prevail. Ṣùgbọ́n kì yóò Certain spiritual activities can be done in vain. Àwọn ìṣe àti ìṣẹ́ṣe ti ẹ̀mí kan ènìyàn lè ṣe lásán. Jesus Jésù came to do three things àwọn nǹkan mẹ́ta ló wá láti ṣe to save láti gbàlà to heal láti wòsàn and to deliver àti láti tú sílẹ̀ three things nǹkan mẹ́ta to save láti gbàlà to heal láti wòsàn and to deliver àti láti tú sílẹ̀ Salvation is very clear to many people. Ọ̀rọ̀ nípa ìpàdà ó yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Somebody is a child of the devil, is a sinner, is now born again, he has changed his ways. Ẹnìkan jẹ́ ọmọ èṣù ẹlẹ́ṣẹ̀ ni, ó ti wá di àtúntìsì, ó ti yí àwọn ọ̀nà rẹ̀ padà. That is salvation. Eléyìí là ń pè ní ìgbàlà. Healing is very clear to most people. Ọ̀rọ̀ ìwòsàn náà ó yí ọ̀pọ̀lọpọ̀ yéte. Somebody is not feeling well. Ara ènìyàn kò dá. Life is feeling well. Níṣẹ́ ara rẹ̀ ti balẹ̀. So it's healing. Nípa báyìí ó ti rí ìwòsàn. For the area that many people don't understand what is deliverance ṣùgbọ́n àgbègbè tí ọ̀pọ̀lọpọ̀ ní òye rẹ̀ ní ọ̀rọ̀ ìtúsílẹ̀. And but Jesus never sent anybody out without giving them a mandate to deliver. Bẹ́ẹ̀ Jésù rán ẹnikẹ́ni jáde rí láì fún wọn ní àṣẹ láti ṣiṣẹ́ ìṣètò. We tell them kill the sick cast out devils. A ní ṣiṣẹ́ ìwòsàn kẹsì lé àwọn èmi èsì. Why does he give them that mandate? Ìbéèrè tó ṣe fún wọn nírú àṣẹ báyìí. Because Jesus knew. Kò Jésù fúnra rẹ̀ mọ̀. That behind ninety nine point nine percent of our problems pé ìdá mọ́kàndínlọ́gọ́rùn-ún àwọn ìṣòro wa. There is a power behind. Agbára kan wà lẹ́yìn rẹ̀. The power behind. Agbára kan wà tó ní. And you will deal with that power behind it. Pé tí ó bá fojú agbára yìí hàn máa bó. The problem is over. Ìṣòro náà á di ohun àfisẹ́yìn. So Jesus was a deliverance and is still a deliverance minister the greatest deliverance minister. torí náà jésù ó jẹ́ olùtúsílẹ̀ ó sì jẹ́ olùsílẹ̀ ti sísun olùsílẹ̀ tó sì tóbi jù lọ ló jẹ́. and he said the spirit of the lord is upon me. ó sọ pé ẹ̀mí olúwa ń bẹ ní ara mi. he said he has anointed me to preach deliverance. ó sì deliverance to the captive. orí wọn yàn mí láti kéde ìtúsílẹ̀ fún àwọn ìgbèkùn. It's part of the assignment to preach deliverance. Lára iṣẹ́ rẹ̀ ni pé kó kéde ìtúsílẹ̀. To the captive. Sí àwọn ìgbèkùn. Now the area of prayer and deliverance. Nísìnyí agbègbè tó ní ṣe gbàdúrà àti ìtúsílẹ̀. It's not an area that many ministers want to enter into. Kì í ṣe agbègbè tó máa ń wọ ọ̀pọ̀lọpọ̀ òjì tí Ọlọ́run láti wọ̀ ṣiṣẹ́. It is easier ohun tó rọrùn ni. to preach prosperity. láti wàásù nípa bó o ṣe ṣe rere. easier So wrong rọrùn ni. to preach motivation. láti wàásù ọ̀rọ̀ ìwúrí. when you start getting to the area of prayer and deliverance. ó bá di agbègbè àdúrà àti ìtúsílẹ̀. which now put you in direct confrontation with the enemy. èyí tó wá fi ọ́ sí ọ̀kan ọ̀tá gbẹdìgbẹdì. then it's a difficult job. If nípa báyìí iṣẹ́ tó be running. the enemy has no issue. ọ̀tá kò ní wàhálà kankan. with pastors who write their sermons on paper and read it out to everybody on Sunday. Pẹ̀lú àwọn olùṣọ́ àgùntàn tó máa ń kọ ọ̀rọ̀ ìwá fún wọn sínú bébà tó bá di ọjọ́ Sunday wọn ó kà sí etí gbọ́ àwọn ọmọ ìjọ. The devil has no easy. Èsù ò ní wàhálà pẹ̀lú wọn. With someone. Pẹ̀lú ẹnikẹ́ni. Who is just there to entertain people. Tó kọ̀ wà níbẹ̀ láti fi dá àwọn èèyàn lára yá. The devil has no easy. Èsù ò ní wàhálà kankan. With a priest who just say what he likes on the pulpit. Pẹ̀lú àlùfáà tó kàn ń sọ tó bá wá sẹ́nu rẹ̀ ní orí àdàwà. But he has easy. Ṣùgbọ́n ó ní ọ̀ràn with anyone who stands behind the pulpit. pẹ̀lú ẹni tẹ́ni tó bá dúró lórí àga ìwá. and he begins to say every power. wọ́n sì sọ pé gbogbo agbára. he has he used to do so. a ní wàhálà a ní kólóhùn pẹ̀lú most ministers don't want to get involved and most ministers are completely ignorant ignorant when it comes to the arena of prayer and deliver. nípa báyìí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ni wọ́n fẹ́ ṣe irú àgbègbè nǹkan lórí àgbègbè yìí bẹ́ẹ̀ ni wọ́n di aláìmọ̀kan nípa ọ̀rọ̀ àdúrà àti ìtúsílẹ̀. so one of the deepest and mysterious arena to be. Onímọ̀ ọ̀kan nínú àwọn agbègbè tó jinlẹ̀ tí ó sì lé láti wà is the arena of deliverance. Òun ni agbègbè ti ìtúsílẹ̀. That's why we must be praying for all those pastors who are involved in it torí náà láti máa gbàdúrà fún gbogbo àwọn olùdó àgùntàn tó ń ṣe irú iṣẹ́ báyìí. deep hmm. and mysterious tó jinlẹ̀ tó ti di àdìsú ni. because angels. orí àwọn áńgẹ́lì. they are fighting the enemies they can see. àwọn ọ̀tá tí wọ́n lè rí ní ojúkojú ni wọ́n bá jà. but those on the deliverance ground. ṣùgbọ́n àwọn tó ń bẹ ní ilẹ̀. ninety nine percent of the time. ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá. ọ̀lẹ́lò few with open eyes. Àti díẹ̀ tí a bá wà lójú. Very can't see. Àwọn bí títa bá wà Most of them are fighting forces and powers they can not see. Púpọ̀ nínú wọn àwọn agbára àti ipá wò lè rí ni bájà. It's a deep and mysterious arena. agbègbè àti kọ̀ọ̀kan tó jinlẹ̀ tó ti di àdìsó ni. that's why many ministers run away from me. ibi rẹ̀ lé sí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run fi ń sá fún agbègbè yìí. because deliverance will involve you going into the foundation of a building. torí náà ìtúsílẹ̀ á jẹ́ kó lọ sínú ìpìlẹ̀ ilé in the foundation of a building. Ní inú ìpìlẹ̀ ilé. It is very dark down there. Òkùnkùn ṣúbolẹ̀ níbẹ̀. Dark. Ó sóòkù. Dirty. Ó dọ̀tí. Lonely. Ó jẹ́ kíyàn ń dáwà. It's not a clean work. Àwọn ṣe iṣẹ́ tó mọ́. We want to dig into foundation and start working. Ẹ̀bá ń fẹ́ láti bẹ̀rẹ̀ wọ ilé ìpìlẹ̀ láti bẹ̀rẹ̀ iṣẹ́. So that's why it's a mysterious area. Onímọ̀ ló ṣe sí agbègbè tó jẹ́ àgbẹ̀. Very very very mysterious. Agbègbè àdìsú ló jẹ́ gidigidi. A lady in England travel to Nigeria. Ó bẹ obìnrin kan ní ìlú òyìnbó rí ìrìn àjò wá sí orílẹ̀-èdè Nàìjíríà. to come for deliverance. láti wá fún ìtúsílẹ̀. why did you come for deliverance? ìdí rẹ̀ tó ṣe wá fún ìtúsílẹ̀. every time she prayed hard about her problem. nígbà tí ìgbà tó bá gbàdúrà takuntakun nípa ìṣòro there was a woman in their family she was always seeing. obìnrin kan wà nínú ẹbí rẹ̀ tó máa ń rí láti ìgbà dé ìgbà. and one day the woman came physically. ó di ọjọ́ kan lóbìnrin bá wá lójú ojú. to confront her. láti dojú kọ. see ṣe wo àyè ìdí olúwa ní family. ṣé ìwọ nìkan ló wà nínú ẹbí. àbíkọ́ tọ́jú to get a degree. ìwọ nìkan ló ìwọ ló kọ́ gba ìwé. àbíkọ́ tọ́jú to do proper marriage. ìwọ nìkan ló kọ́ ìkọ́ tó kó tó sáré. ìwọ nìkan ló kọ́ bímọ. àyè ìdí olúwa. ṣé ìwọ nìkan ni. that is all you are going to have. any other thing is blocked and that you will block it ètò lè ní mọlọtìmí yẹn ohun tó kù àwọn sì iná rẹ̀. It drove the sister to fly down for deliverance. Ilé ló ti obìnrin gbọ̀ngàn wá láti sórí rẹ̀ Nàìjíríà fún ìtúsílẹ̀. She came to the deliverance ground. Àtòdé ilẹ̀ ìtúsílẹ̀. They call the first prayer point at deliverance ground. Wọ́n pe kókó àdúrà kiri ní ilẹ̀ ìtúsílẹ̀. She prayed. Òun náà gbà. then behind her, somebody was sitting there. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ èèyàn kan jókòó síbẹ̀. She had the voice of the person. Gbọ́ òun She could not meet that voice. because The eh? voice of the woman she said was pursuing her. Oh, she looked back. Ó bá And saw her behind where she was sitting. ló bá rí She took her Bible. and ran out the head and brother back. No, no. My, my enemy is in the ground. My enemy is sitting behind. The deliverance said, let's go, let's go, let's go. Why is the fighting? Why is the person? They went there. He didn't say. What is it? She was sitting here. She was sitting here. No, no, no. She's not there. Ha! Yeah, ṣèkè ló bá bẹ̀rẹ̀ sí pọ̀ àti máa tó bá tẹ̀yìn ìgbà tí wọ́n láti máa that sí ipò wúwẹ̀ wúwẹ̀ ilé yìí ó jọ máa ṣe sí ohun tó the brother to my office? Nígbà náà wàá mú What you saw is not a human being. Pé ohun tó rí kì í The spirit. Ẹ̀mí lórí. Trying to follow you. Go back and give it a fight. I'm praying for somebody here. And any follow-follow power assigned I'm assigned strong man. Ọkùnrin alágbára kan tó yàn ní pàtó sí ọ. That is assigned to follow you about. Tó yàn tó kó máa tọ̀ ọ́ lẹ́yìn. And derail any good thing for you. Láti fi orere lọ́nà ní ìlú ayé rẹ̀. With a twenty-one fold amen. Pẹ̀lú àmì ìlọ́kọ̀ mọ́kànlélógún. We kill them this morning in the name of Jesus. Àwọn yóò wọ̀ yìí ní orúkọ Jésù. Louder, louder. both, look at both, look at Deliverance Arena. RKT. Ìtúsílẹ̀ is an arena of hard work. Ó jẹ́ àgbọ̀ngàn iṣẹ́ takuntakun. Hard work. Iṣẹ́ tó le koko. So don't be surprised. Orí ilẹ̀ máa yẹ kó yà nílẹ̀. And sometimes when you go to deliverance arena, you find the minister sweating. Ẹ bá dé gbọ̀ngàn ìtúsílẹ̀ ó rí òun oníṣẹ́ ìtúsílẹ̀ wọn ti wọ́n làágùn. It's hard work. Iṣẹ́ tó le ni. The deliverance arena. Àgbọ̀ngàn ti ìtúsílẹ̀. It's an arena of the mysterious. Ó jẹ́ gbọ̀ngàn ti ohun àdìsú. The arena of mystery. Àwọn ohun àdìsú gbọ̀ngàn àwọn ohun àdìsú. The deliverance arena. Gbọ̀ngàn ti ìtúsílẹ̀ yìí. Is an arena of manipulation. Ó jẹ́ gbọ̀ngàn tí àyídáyidá wà. Manipulation. Àyídáyidá. He said come out in the name of Jesus. Ìbáni jáde ní orúkọ Jésù. And the spirit will say I'm coming out. Ẹ̀mí náà sọ pé mò ń jáde. I'm coming out. Mò ń jáde. I'm coming out. Mò ń jáde. Deception. Ẹ̀tàn jẹ́ ni. I'm coming out but he's still talking. Mò ń jáde ó sì ń sọ̀rọ̀. And arena of manipulation. Ó jẹ́ gbọ̀ngàn àyídáyídá. I declare them. Mo pàṣẹ lẹ́ẹ̀kan sí. Any power that does not want to let anyone go. Agbára kápá tí ò fẹ́ fi ọ́sẹ̀ pé kó lọ. What befell Pharaoh? Ohun tó dé bá Pharaoh. Would befall those powers in the name of Jesus. Àwọn agbára náà ní orúkọ Jésù. A seven-fold man. Àmì ìlọ́kọ méje. The deliverance arena kọ̀ọ̀kan ti an arena of deep lying and deep liar kọ̀ọ̀kan irọ́ tó jilẹ̀ kọ̀ọ̀kan àwọn òpùrọ́ ni. Beloved, let me be honest with you. All Olùfẹ́ ẹ̀jẹ̀ ń ṣe òótọ́ fún yín. Demons are excellent liars. Àwọn ẹ̀mí òkùnkùn wọ́n dángájíá nínú irọ́ pípa. They will tell lies wọ́n á sometimes to scare the minister. but Nígbà mìíràn láti dẹ́rù ba òjíṣẹ́ Ọlọ́run it. And they will tell big lies. My rod tó tóbi and put small truth in it. So you won't know that the rest is all lies. All lies. Sọ gbogbo this this this. They are from the water. Right, They are from right. Oh, the tree. They have seven heads. Twenty heads. Just to scare the man praying. Láti bẹ̀rù arena of deep line and deep line. Gbọ̀ngàn irọ́ tó jinlẹ̀ àti àwọn òkùrọ̀ tó jinlẹ̀ if you can't define. ṣé o bá lè ṣe ìtumọ̀ àbùkù ìmọ̀ plenty of lies. ọ̀pọ̀ irọ́ ló ń bẹ níbẹ̀. The deliverance arena. Gbọ̀ngàn ti ìtúsílẹ̀. That arena of danger. Ó jẹ́ gbọ̀ngàn tí ó lé ewu. It is a place you come. Ibi tó o lọ and you go seriously. Tí o sì lọ pẹ̀lú ojú rẹ méjì. That is why. Àti we send people back. When you have your jewelry on. your makeup, or ọ̀ṣọ́ rẹ̀ bá something to your head. Kọ́kọ́ All those things you are putting on. Gbogbo They are gadgets they can use to refuse to live your life. Ohun èlò tí wọ́n lè lò láti kọ̀ láti fi ayé rẹ̀ sílẹ̀. Ìrọ̀sí ọjọ́ kú débẹ̀ hàn, you don't know who manufactured them, you don't know where they are coming from. You walk and wọ́n one ní òmẹ tó ṣe wọ́n òmọ tí wọ́n ti wá. You don't even know whether they broke those things off of the model of an idol, do you know? Ẹ ò tilẹ̀ mọ̀ bóyá lára àwọn òrìṣà kan wọ́n ti jẹ́ àwọn ọkọ wọ̀nyí gbà. The air you are putting on your head, it could be from the air of a dead person in India, do you know? Irun tó pé torí ìṣòwò lè jẹ́ irun láti not òkú kan what ti orílẹ̀-èdè India wá. How can you put the hair of a, of a cop on your head and you are saying, deliver me, deliver me, deliver me. Oh Lord, I will not deliverance because already you are dead báwo ló ṣe gbé irú òkú sórí ó wàá máa kọrin tú sílẹ̀ tú sílẹ̀ nígbà ó lè gba ìdílé nítorí pé òru òkú ó ti ń bẹ lórí rẹ̀ lọ́rẹ̀. you already declared yourself dead by putting the hair of a dead person on your leg. ìwọ kò ti kéde rẹ̀ pé òkú ni ó ti máa fi irú òkú sórí. because you really don't know the origin of those things. nítorí pé o mọ bí tí àwọn ọkùnrin ti wá. and you don't know how polluted they are. o sì mọ bí ìdọ̀tí àbí àdàlú ti ṣe bá wọn. and many do not understand. bẹ́ẹ̀ òyì òyì ọ̀pọ̀lọpọ̀ many of these body abdomens dey come and fell all over the place. Before they sell them, the maker takes them to the shrine of their idols for blessings. Blessings ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ táwọn èèyàn tó ń fi ọ̀dọ́ yìí tó fi ń fi ọ̀dọ́ yìí ẹni tó ṣe àti ẹni tó ń tà wọ́n wá ti palẹ̀ mọ́ wọn wá kó lọ sí ìdí òrìṣà wọn pé kí òrìṣà wọn kó súre sí oṣù lè ti ní ìkótó ìkó bẹ̀rẹ̀ sí. and once the sin has been taken to that trial. ní kété tó bá ti gbé àwọn ọ̀kun wọ̀nyí lọ sí ojúbọ yìí. demons attach themselves to it. àwọn ẹ̀mí òkùnkùn wọn á ara wọn. it is a law it is a law in the spirit òfin ìlú ìlànà ni. anything you dedicate to the devil to an idol they stick to it. ohunkóhun tó bá fi jì fún òrìṣà tàbí èsì ọmọ ó so pọ̀ mọ́ ni. it's a law. Hmm. anything you dedicate to God too. God fix to you. that's why if you are here. and your parents named you Samuel àwọn òbí rẹ wá sọ ọ ní Samuel you are in trouble with God already you can't run anywhere. o ti wà ní wàhálà láìsí àní àní ò lè sá lọ́wọ́. because you been dedicated. nítorí pé a ti fi ọ́ọ̀tì fún. to God God will pursue you if you run. a ti fi ọ́ọ̀tì fún Ọlọ́run Ọlọ́run ó sì lé ọ tó bá fi láti. because you were dedicated to him. nítorí pé ṣáájú wọn ti fi ọ́ọ̀tì fún Ọlọ́run. the deliverance arena. gbọ̀ngàn ti ìtúsílẹ̀. is an arena of evil collaboration. gbọ̀ngàn àfọwọ́sowọ́pọ̀ ìpinnu. they collaborate so that they don't leave the person alone. wọ́n á fọwọ́sowọ́ lọ́kọ̀ fún ibi kán máa fi irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ lọ́rùn. The deliverance arena. Kọ̀ọ̀kan ti ìtúsílẹ̀. It's an arena of very deep conflict. Ó jẹ́ gbọ̀ngàn ìjà okùn jíjà tó jinlẹ̀. You could be fighting a battle that started two hundred years ago. Ó ṣeé ṣe kẹ́ máa ja ìjà tàbí okùn tó bẹ̀rẹ̀ sí ìgbà ọdún sẹ́yìn. You were not there when the problem started. Nígbà ìṣòro yìí bẹ̀rẹ̀, ò sí níbẹ̀. But now you are the one Ṣùgbọ́n oh, ní You are fighting a war that you did not pass. Oh, mọ̀. So fair. You are fighting a war. Ogun tí That you don't know the origin. If tó ti ṣẹ̀ wá ló ń tẹ̀. Take the case of that man. Sọ nípa ti ọkùnrin yìí. He went at night. Oh, lọ you know. So young. Oh, Jesus. only for even to be hearing the smell of yam cooking at the backyard of somebody. Ìdébẹ̀ tó débẹ̀ ló bá di kú bá ń kó orun pé èèyàn kan ṣe iṣu lórí iná. Who can be cooking yam in the morning? Àwa ló lè máa ṣe iṣu lóòwúrọ̀ báyìí. So he went there. Ó bá lọ síbẹ̀. He stole my yam. Àìwọ ló jí mi ní ìṣe. Máṣe àdín sí ni. Ó lè mi kọ́. He stole my yam. Ó mi ní ìṣe. Àdín sí ni. He ò jí. They call the chief. Wọ́n bá pe baálẹ̀ wọn. They call the witch doctor. Wọ́n adáhunṣe. He stole it urology. We have the rest of the yam under his bed. Ìtókù ìtòlè. Tógékù. Ó wà lábẹ́ ìkòtò rẹ̀. Iyú ẹ̀kọ́. Ó bá dé dùn. Hmm? That if she was not the one that told. Pé tó bá pè ìwọ kọ́ lo jí ìsì yìí. This thing will not happen to you. Kọ̀tà yóò yí dé But if you are the one. Tó bá pè ìwọ lo jí. Iyú ẹ̀kọ́ náà. Ó wá dé dùn báyìí. All your. All offspring. will die in poverty? If you are not the one. And he opened his mouth. Knowing fully well that he was the one that did it. Nígbà tó mọ̀ dájú pé And Egypt daka. Òun náà sì his offering could not prosper. Because he didn't see the yam. Wọ́n ò was the one that stole it. Wàyí forty years later. ogójì ọdún sígbà yìí his generations are suffering. àwọn ìran rẹ̀ wọ́n jìyà. in deep poverty nínú ìṣẹ́ kọ́rọ́. you give them money for business they wait. tó bá fún wọn ní owó kọ́ fi ṣòwò wọ́n fi ṣòwò. the buy vehicle for transport is cash. wọ́n bá ra ọkọ̀ láti fi ṣe ọkọ̀ akérò wọ́n fi ṣọkọ̀ bàjẹ́. the bought um, lorry to sell petrol is cash fire. wọ́n bá ra ọkọ̀ àjàgbé fún ọkọ̀ máa fi tọ ọkọ̀ petrol wọ́n gba ọjà òbínà. and they could not understand. gbogbo eléyìí ni wò wá mọ ìdí rẹ̀. until they come to deliverance God. títí wọ́n fi wá sí ilẹ̀ ìtúsílẹ̀. and then we could see this is what happened. àwa lè rí i pé n tó a lot of people are fighting those kinds of battle. I'm praying for somebody here. If there is a battle that finishes your parents. That punish your parents. That and you are now in the same battle camp. Receive your victory in the name of Jesus. Báyìí ṣẹ́gun rẹ̀ ní A seven-fold man. Àmì there is an intensive conflict going on on the Libyan ground. Nípa I lie. tó le títí it's a fighting arena. Agbègbè gbọ̀ngàn tó ti ń jà ní. Fighting arena gbọ̀ngàn tó ti ń jà ní. Made more complicated. Àwa jẹ́ kó tújú kàbí kó rúdùrú dé bá. By the spiritual wickedness in the heavenly. Nípa àwọn iṣẹ́ change tó who ní ojú to Ṣé padà? Ṣé bàbá? Padà. Papa, brother Abagana. Arákùnrin Abagana. Send Send Send Send ṣe gúdú Send Ó nílò ìyàwó padà. Fẹ́yìwá. Send Fẹ́yìwá. Fẹ́yìwá. Fẹ́yìwá. Fẹ́yìwá. Fẹ́yìwá. Lórúkọ Jésù níyàwó. And God sent an angel to bring the wife. The angel began to bring the wife. But to the second level. The strong man of Abagana family. Ọkùnrin alágbára Confronted the angel. Ló Angel. Where are you going? níbo lọ. I want to go and give him a lọ fún un ní ìyàwó ni. Ẹnjẹ náà. Abẹ́ ìsọ̀ His grand his grandfather made a covenant with us. Bàbá bàbá rẹ̀ ó wọ inú májẹ̀mú pẹ̀lú wa. That every man in their family. Pé gbogbo ọkùnrin tó bá wà ní inú ẹbí ọ̀hún. Must marry witches. Àjẹ́ ni wọ́n láti fẹ́. This one you are taking there. Èyí tó mú lọ síbẹ̀ yìí. Not a witch. Kì í àjẹ́. Not our agreement. Kì í ṣe àdéhùn ọ̀lẹ́lẹ̀. Angel you cannot. Wọ́n bẹ́ẹ̀ ni ò lè lọ and danger goes back. Áńgẹ́lì náà á sì padà. But if the person remains on that deliverance ground, ṣùgbọ́n bá irú ènìyàn bẹ́ẹ̀ sì He keeps the prayer altar on fire. Everyone will send reinforcement. Ọ̀run á tún túnra mú nítorí rẹ̀. To make that angel go through. So it's a conflict going on. Orí náà á Of unseen power. Nípa àwọn agbára ìrí. There are powers that are bringing answers. Àwọn agbára tó ń mú èsì The powers that are blocking answers. Àwọn agbára tó ń tẹ̀lé ìyá At the same time. Gbogbo wọn náà ni wọ́n ń ṣíṣe nígbà kan náà. On that deliverance God. Every strong man of your father's house. Operating to close your heaven. I pull them down in the name of Jesus. Àwọn the deliverance arena kọ̀ọ̀kan sì ìtúsílẹ̀ is an arena of destiny kọ̀ọ̀kan ìdọ̀tí ni destiny ìdọ̀tí so dirty ó dọ̀tí tó bẹ́ẹ̀ jẹ́ that sometimes even the deliverance minister himself is captured. nígbà mìíràn oníṣẹ́ ìtúsílẹ̀ fún ara ẹ̀gbọ́n wọn ò rí mú. so dirty ó dọ̀tí tó bẹ́ẹ̀ jẹ́ the deliverance minister himself is caught up in the conflict and captured. Oníṣẹ́ẹ̀sì sílẹ̀ kan, òun náà wọnú wàhálà nínú ìjà yìí. Wọ́n ti rí mú. We had many situations. A ti rí ọ̀pọ̀lọpọ̀ ipò. Where marine lady nínú èsì àwọn ẹbí àwọn obìnrin who comes for deliverance wọ́n wá fèsì sílẹ̀. eventually takes the minister away. yóò fi ohun gbogbo wọn tún mú oníṣẹ́ ìsílẹ̀ tẹ̀lé wọn. and those ministers say bye bye to their calling. àwọn oníṣẹ́ ìsílẹ̀ náà ó ti fòó ṣe fún ìpè wọn. abandoning wife and children. ọkọ ìyàwó àtàwọn ọmọ sílẹ̀. and running away with the marine girl. wọ́n sì sá lọ pẹ̀lú obìnrin omi yìí. it's unfortunate ṣeni láàánú. but is true. bẹ́ẹ̀ òtítọ́ ni. it has happened before. ó ti ṣẹlẹ̀ rí. I'm not ashamed to tell you. ojú òsì mi láti ṣe lè tó ilé. it has happened before. ó ti ṣẹlẹ̀ rí. even the mountain of fire. lórí òkè inú àti ìyá rẹ̀ bàbá ó ti ṣẹlẹ̀ rí. a deliverance candidate took pastor away total. ẹni tó wá fún ìtúsílẹ̀ ó mú olùdóàgùtàn ìtúsílẹ̀ ó mú lọ pátápátá. the arena is an arena of destiny. nítorí pé gbọ̀ngàn yìí ó jẹ́ gbọ̀ngàn ìdọ̀tí. arena of seduction. ọ̀gàn tí tọ́ni jẹ́wẹ́ nú ẹ̀sẹ̀ àrínà òfìdọ́kì ọgbọ́n ìpọ́nlẹ́jẹ́. when some people start dancing during prayer deliverance grab. nígbà tí àwọn mìíràn bá bẹ̀rẹ̀ sí jó ní àkókò àdúrà ní ilẹ̀ ìtúsílẹ̀. if you are not broken. tó bá yẹ kó o sì ní ìwó palẹ̀ tó péye. you are in trouble. wàhálà dé bá ọ. This is why the deliverance who start need our prayer. The deliverance arena. for God is It's an arena where you stop them before they stop you. Ó jẹ́ gbọ̀ngàn tó ó dá wọn dúró kan tó dá wọn dúró. Don't stop them, they will of course stop you. Tó o bá dá wọn dúró láìsí àní àní The deliverance arena. for God is It's an arena where ignorance is a disaster. Ó jẹ́ gbọ̀ngàn tó yẹ pé àìmọ̀kan ìjàmbá la lè dé. Serious disaster. Ìjàmbá gidigidi. Ignorance. Àìmọ̀kan disaster. If you as a deliverance minister for example. Tó bá yẹ You get a deliverance grant. And you are sent something to leave somebody alone. ó wá ń sọ méjì nǹkan kókó fún ẹ̀rọ. get out of him in the name of Jesus. jáde kúrò nínú rẹ̀ lórúkọ Jésù. all of a sudden the demon begins to speak in tongues. lójú ti ẹ̀mí òkùnkùn bẹ̀rẹ̀ sí sí èdè fọ̀. they are speaking in tongues the demon is speaking in tongues. ó ń fèdè fọ̀ ẹ̀mí òkùnkùn náà òun náà ń fèdè fọ̀. if you don't if you are ignorant. tó bá di aláìmọ̀ kan. you are in trouble. wàhálà dé. that speaking in tongues that the demon is speaking. ìfẹ́ ti fèdè fọ̀ tí ẹ̀mí òkùnkùn ní sọ yìí. it's just cutting you. ọkọ̀ ń fún ọ ní. if you don't know what to do. òun wàhálà dé. the deliverance arena kankan sì sílẹ̀. is an arena of positive and negative negotiations going on. òun jẹ́ gbọ̀ngàn ìdúnàdúrà rere òun búburú. It's also an arena of destiny repair and destiny change. An arena where stories change to glory. Ó jẹ́ gbọ̀ngàn tí wọ́n tún àyànmọ́ ṣe, gbọ̀ngàn tí wọ́n gba àyànmọ́ padà, gbọ̀ngàn tí ìtúnyẹ̀yàn tó fi ń yí padà sí rere. The believers arena. Gbọ̀ngàn tí ìtúnyẹ̀yàn. It's an arena where wickedness is exposed and is great. Ó jẹ́ gbọ̀ngàn tí a máa ń dojú ti ìwà ìkà tí àṣírí ẹ̀ sì ń tú. The deliverance arena. Ìyíbọn kan ti ìtúsílẹ̀. It's an arena where weak ministers dare not friend. Ó jẹ́ gbọ̀ngàn tí àwọn oníṣẹ́ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó jẹ́ aláìlera wọn ò gbọ́dọ̀ tẹsẹ̀ débẹ̀. Deliverance. Ìtúsílẹ̀. Is a mandate given by the Lord Jesus Christ. Ó jẹ́ àṣẹ tí Jésù Kristu ààrẹ. Deliverance. Ìtúsílẹ̀. Is the children's bread. Ó ń jẹ àwọn ọmọ ni. It's not for unbelievers. Kò sí fún àwọn onígbà aláìgbàgbọ́. Is the children's bread. Ó ń jẹ àwọn ọmọ ni. But what have we noticed? Wọ́n kí ló ń ṣe àwa fi àkíyèsí. Sinners àwọn ẹlẹ́sẹ̀ who come to Christ tí wọ́n tọ Kristi wá under the fear that they will enter into hellfire. Nínú ìbẹ̀rù pé ọ̀wọ́ parí ayé wọn sí ọ̀run àbáyé. Under the fear that they are getting into the anger of God. Pẹ̀lú ìbẹ̀rù pé àwọn ti ń dé agbègbè ìbínú Ọlọ́run. We find that those ones are normally very entire and um, vertical in their life with God. Àdìpẹ́rù ah, fẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ pátápátá ni ìfi ayé wọn máa ń wà pẹ̀lú The new birth in the olden days, the very serious matter. Ìdí tuntun ní ayé àtijọ́ ọ̀rọ̀ pàtàkì ni. So many people who come to church now. And who head for deliverance ground. Wọ́n ti of why the deliverance is tough is because they're not born again. Many have rushed to deliverance ground. When all that is required. is repentance repentance. They rushed about the need repentance. Many useful hours have been spent running people through deliverance. But yet, no deliverance. Simply because their situation under which that deliverance is vain their situation. Under which the deliverance is pointless. Their situation. Under which that deliverance is unprofitable. Profitless. Their situation. Under which that deliverance has no impact. It's unimpactful. See what the Bible says. In Ephesians chapter 4. Nínú ìwé Éfésù orí ìkẹrin. Verse twenty seven. Ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n. Ephesians four twenty seven. Ìwé Éfésù orí ìkẹrin ẹsẹ̀ kẹtàdínní ọgbọ̀n. See what it says. Ẹ̀gbọ́n nǹkan tí ó Ephesians four twenty seven. Ìwé Éfésù orí ìkẹrin. Neither give place to the devil. Bẹ́ẹ̀ni Don't give him place. If you give him place, he will stay. Neither give place to the devil. Bẹ́ẹ̀ni kí Then James chapter four. Anyway, Jacob orí ìkẹrin. James chapter four. Look at what it says. In verse seven. James four seven. Ìwé Jákọ́bù orí kẹrin keje. Submit yourself. Nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run. Therefore God. Resist the devil. Ẹ̀kọ́ ojú ìjà sí èsì. What will he do? Kí ló ń fi yóò ṣe? To sleep from you. The fourth one said, give no place to the devil. This second one said, leave the devil. And he will flee from you. So if the devil is not fleeing from you, what is his checkout? Is the kind of resistance you are giving to him. What kind of resistance are you giving to him? Give no place to the devil. Give no place to the devil. If you give place to the devil. You give place to the enemy. The enemy will fail. Many of us are looking for external enemies. Who nínú you know ń wá ọ̀tá lóde. Not so that the enemy is already inside. Many of us think they are firing us arrows from outside. Who ló rò pé àti ìta ni wọ́n ti ń ta Knowing that inside is where the problem is. Láì mọ̀ pé nínú gan ni ìṣòro yìí bá sí. I'm praying for somebody here again. Mo gbàdúrà fún ẹnìkan ní ilé. Any internal enemy. Pé gbogbo ọ̀tá to disgrace you. That ọ̀dá ti dójú It shall be disgraced in the name of Jesus. It shall be disgraced. It shall be disgraced disgrace. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. They shall be disgraced. In the name of Jesus. What does it mean to give place to the devil? Kí ló túmọ̀ sí láti fi àyè sílẹ̀ Means to give sin any foothold in your life. Òní kí ẹ̀ṣẹ̀ kó rí ibi sáìsì balẹ̀ sí nínú ayé rẹ̀. Any foothold. Ibi ìfẹsẹ̀ sí ibi tó lè fẹsẹ̀ rẹ̀ lélẹ̀. Any foothold in your life. Láti fún ẹ̀ṣẹ̀ ní àyè nínú ayé rẹ̀. Jeremy went. Ọ̀tá ò wọlé wá. And that will cause a problem. Ilé yìí á dá wàhálà sílẹ̀. Any visit, any foothold. Wọ́n á fún ní ibi ìkalẹ̀ sí. Any sin at all. Ẹ̀ṣẹ̀ sí ẹ̀ṣẹ̀ the enemy gets. Ọ̀tá total. Pátápátá. Remember I said instead of that man. Lọ́wọ́ ti pé mo bá yín sọ ìtàn arákùnrin ẹni. Who was a PhD in accounting? Tí ó ní òye dókítà nínú ètò ìṣirò. And came near nineteen ninety five. Ní ọdún nineteen ninety five ló sì wá sí yìí. Strange sickness. Àìsàn àìsí àjèjì. What is strange sickness? Àìsàn àjèjì. It will slap his head. Ló bá gbà orí ara rẹ̀. And bring out a cockroach ayan a sì mú jáde látòrí clap his head tó bá gbá orí ló jáde kọkò a máa yan jáde clap his tó bá gbá orí ló jáde kọkò a máa yan jáde. so if he is waiting to see you. èyí tó bá ń dúró sí ọ fún un fẹ́ fojú rí dúkọ̀ yìí. after fifteen minutes of waiting for you. lẹ́yìn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó bá fi ń farabalẹ̀ láti rí ọ yìí. you see plenty of cockroaches on the floor. ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ayan ní ilẹ̀ẹ́lẹ̀ nítòsí rẹ̀. he has killed from his head. èyí ti pa láti he came for prayer the rain of cockroach stopped. Òjò ayọ̀ ìbá bẹ̀rẹ̀. But with a warning. Wọ́n pẹ̀lú ìkìlọ̀. Don't drink alcohol again. Má mu ọtí rárá mọ́. And he promised me that day. Ó náà ti ṣèlérí fún mi ní ọjọ́ yìí. Sà. Ṣé alàgbà? If I even see where they are selling it. Ṣé bá tiẹ̀ rí ibi tí wọ́n ti ń ta ọtí líle? I will run. Màá sá ni. I didn't see Miguel until 1997. Mi ò That is by gbà ẹ́ 1995. Came 95. Ọdún 1995 ló kọ́ wa. He with a warning. Ó gba ìwòsàn rẹ̀ pẹ̀lú ìṣirò. Miguel you didn't see him again. A ò Until one day 1997. Tí o fi jẹ́ lọ́kàn 1997. Was still out there again. Ó tún wà ní ìta níbẹ̀ yẹn. Flapping his head. Ó tún gbá orí ara rẹ̀. Bring that cockroach. Láti mú ayan jáde. I said you have started drinking again. Ó ní o ti bẹ̀rẹ̀ sí Say yes sir. Ó ní bẹ́ẹ̀ ni alàgbà. So to give sin any cushion in your life is giving place to the enemy. Nínú láti fún ẹ̀sẹ̀ ní àyè nínú ayé rẹ̀, òun láti ṣàkíyèsí kó wọlé wá. To eat at the dining table of the devil is to give place to the devil. Láti máa jẹun lórí tábìlì oúnjẹ ìsìn, òun láti fi àyè sílẹ̀ fún èsì. You have to be careful where and what you eat. Òun láti sọ́ra ohun tó ń jẹ àti tó ti ń To Forgiveness to the enemy. Láti ṣe àyẹ̀sí ẹ̀fún ọ̀tá. Is to allow the enemy to construct a building in your life. O láti gbà kí ọ̀tá kó kọ́ ilé sínú ayé rẹ. Forgiveness to the devil. Láti fàyẹ̀sí ẹ̀fún èsì. Is to allow yourself to be demoted to the animal level sexually. O ṣe kò gbà pé nípa ìbálòpọ̀ kọ́ rí ọ sílẹ̀ sí ipò ẹranko. Demoted to animal level sexually. O wá di ipò wà ní ipò ẹranko nípa ètò ìbálòpọ̀. But these days sexually it, it seems as if animals have more sense than human beings tó ní ìgbọ̀n pàápàá ó dàrí pé ọ̀rọ̀ ìbálòpọ̀ dé yìí dákun àwọn ẹranko gan wọ́n pọ́n ju àwọn ènìyàn lọ. wọ́n pẹ̀lú àlùmọ́ọ̀lẹ̀. wọ́n pọ́n ju àwọn ènìyàn lọ. What ti wọ́n ti sáfẹ́ náà. nípa àwọn ọkọ̀ tó ń ṣẹlẹ̀ báyìí. So give thanks to the enemy. Láti fi àyè sílẹ̀ fún huh? Listen to this. Boy, ilé yìí. Is to allow anger to control you. Oh, Òun láti gbà kí you kó ṣe àkóso rẹ. If anger is still in your life. if you ìbínú ti ń bẹ nínú ayé rẹ. Any deliverance today are just with you aside. Ètùsílẹ̀ yóò tó bá lọ fún okàn fi àkókò rẹ ṣòfò ní. If anger is controlling you. And you have not got rid of that anger. You can go for two million deliverance abuse. O lè lọ fún ìtúsílẹ̀ bíi But that anger has to go. Ṣùgbọ́n ìtúsílẹ̀ ìbínú yìí ó A man came from the mountain after prayer. His wife offended him when he came. Ìyàwó He is been on the mountain for seven days fasting, no food, no water, no drink. Systemhom náà ṣe máa dán where is my food? Òbàdàn ní ìṣòro pé ìyá àfi ibo oúnjẹ mi wà. And the woman said the angel that you were talking to at the mountain didn't they prepare food for you. Ní ìyàwó náà lọ́la pé áńgẹ́lì tó ń bá sọ̀rọ̀ lórí òkè tí wọn ò pèsè oúnjẹ sílẹ̀ fún wọn ni. He gave the woman a dirty slap. Gba obìnrin ní ìtọ́jú olóyún. The woman fell down and never rose up. Kò sì dìde He broke his fast in the police station. Nínú ọgbà ẹ̀wọ̀n ọlọ́pàá nínú ilé ọlọ́pàá tó ti já. There was a man doing seven days bypass but anger was still controlling him. Ní ìlàrí ọkùnrin tó ń pàwẹ́ pírípírí ọlọ́jọ́ méje, mọ́ ìtìlú kì í ṣe àkóso rẹ̀. Anger is an expensive luxury. Ìbínú ó jẹ́ ohun tó dáa tí ó ń tó wọ́n. Anger reveals our true nature. Ìbínú á jẹ́ àmọ́ bá fi ṣe rí gangan. Anger and hot temper will shorten your life. Ìbínú àti ìbínú fùfù á ayé rẹ kúrú. your anger ìbínú rẹ is a weapon for your opponent. ohun èlò tí ọ̀hún ọ̀tá rẹ ní ni. they use it against you. ó láti fi bá ọjà. and like I used to tell people. bí mo ṣe ń bá àwọn ènìyàn máa sọ. he who angers you conquers you. ẹni tó mú ọ bínú òun ló ṣẹ́gun rẹ. he who angers you tó mú ọ bínú conquers you ló ṣẹ́gun rẹ. Anger is temporary madness. Ìbínú ó jẹ́ ìwà ìsún ìgbà díẹ̀. And anytime you go to bed angry, the devil becomes your bed fellow. Nígbàkígbà tó bá lọ sùn lálẹ́ pẹ̀lú ìbínú, ètò àjẹ tó sùn sí ọ ní ẹ̀gbẹ́. And you, you are about as big as what makes you angry. Ìwọ gan-an o fẹ́ tóbi tó nǹkan mú ọ bínú. An angry person ẹni tó bá ń bínú ó put his mouth and closes his eyes. á la ẹnu rẹ̀ ṣùgbọ́n á ti ojú rẹ̀. and when somebody is angry you manage everything very badly because you are angry. nígbà tí èèyàn fi ń bínú kò lè ṣe àkóso gbogbo dáradára kò ń bínú lọ́wọ́. anger is so bad it starts with insanity and hence with regret. ìbínú ó burú tó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà ìfúnwí ó sì parí pẹ̀lú àbámọ̀. Anger is like a, a strange fire department fighting fire with fire. If Ìbínú ó dàbí ẹ̀ka ti iná àjèjì tí èèyàn fi iná ba by jà. And somebody said. Ẹnìkan sì wí pé. The emptier the pot bí ìkòkò àbí ìṣàkùn ti wà lófo tí. the quicker the boiling. bẹ́ẹ̀ ni ó ti yá sí ìkóhò nínú rẹ̀. technically angry people are empty people. òyìnbó ṣe bá fojú wò fínífíní àwọn tó ń bínú ènìyàn fo ni wọ́n kòrò fo ni wọ́n. it's good for me to emphasize this to you very well. ọ̀dà kí n tẹnumọ́ ilé ìdára fún yín. so for those of you who say I have been doing deliverance nothing is happening if you have anger in your life the enemy will keep coming back. nínú ó yẹ kí n tẹnumọ́ ilé ìdẹ́sùn pé ẹ̀ To give place to the devil. Láti fi àyè sílẹ̀ fún èsì. Is to harbour unforgiveness inside your body. Òun you láti ní ìrísí That is sí ẹni. That is somebody has offended you. Ẹnìkan wà tó ti ṣẹ̀ ọ́. You are not ready to forgive. O ti ṣetán láti dárí. And you go like that to the deliverance. Wọ́n wá tún wá lọ bẹ́ẹ̀ sí ilẹ̀ ìtúsílẹ̀. It's a way of vain deliverance. Ọ̀nà ìtúsílẹ̀ asán ni. To give place to the devil, that is àìsẹ̀ fún èsì, is for you to have hatred against anyone. Òní láti ní ìkórira sí ẹni yòówù. Hatred against anyone. Believers don't hate people. Àwọn onígbàgbọ́ wọn kì í kórira ẹni. We create demonic spirit. We hate powers of darkness. We hate strange operations of darkness. A we do not hate people ṣùgbọ́n àwọn kórìíra àwọn ènìyàn. so abba hatred against anyone. láti ní ìkórìíra nínú rẹ sí ẹnikẹ́ni. is like burning the house to kill the rat. ó dàbí pé wọ́n dáná sun odidi ilé torí kò fẹ́ pa ikú. hatred is self punishment. ìkórìíra ó jẹ́ ìfìyàjẹ ara ẹni. in the school of deliverance they will tell you that hatred is the handcuff of demons. ní inú ilé ìwé ìtúsílẹ̀ wọ́n sọ fún wa pé ìkórìíra òun ní kọ̀. yóò máa ń kọ́ àwọn ẹ̀mí òkùnkùn. The demons will uncle your hand. Ìdákọ̀ró àwọn ẹ̀mí òkùnkùn ni wọ́n fi ìdákọ̀ró ìsí ọwọ́ rẹ̀. And let me tell you one truth. Ẹ̀jẹ̀ wa sọ sọ́kọ̀ fún yín. Two people can't hate each other if they love God. Àwọn ènìyàn méjì wọn ò lè kórìíra ara wọn tí wọ́n bá fẹ́ràn Ọlọ́run. The fact that you hate somebody says you don't love God. Pé o kórìíra ènìyàn kan, ó túmọ̀ sí o fẹ́ràn Ọlọ́run. Hatred is cancer of intelligence. Kórìíra jẹjẹrẹ ọgbọ́n ènìyàn ni. And hatred pollutes the mind. Kórìíra àkó That's why hatred is bad torí rẹ̀ ní ìkórira tó jẹ́ ohun tó burú. the bible says. bíbélì wípé. to hate your neighbor. tí ẹ bá kórira àwọn akùnrin ní. tí ẹ mọ̀dà. ẹ pé apànìyàn ní. tí ẹ mọ̀dà. apànìyàn ní. because all mother all all murder comes from hatred. nítorí pé pé pé ṣe ìpànìyàn láti ní ìkórira ló ti wá. to give place to the devil. láti fi àyè sílẹ̀ fún èsì is to take what does not belong to you. Òun ni láti mú ohun tí kìí ṣe títì rẹ. is stealing taking what does not belong to you. òun mú nǹkan tí kì open place to the enemy. Ṣé àìsílẹ̀ fún ọ̀tá? To give place to the enemy. Láti ṣe àìsílẹ̀ fún Is to abhor abominable material to your possession. All those things that the former sugar that your boyfriend gives to you as he keeping in your house is an abominable material to enter into your spirit. Gbogbo to give place to the enemy so fail to tame your tongue. láti fi àìsílẹ̀ fún ọ̀tá o láti kọ̀ fún ọ̀rẹ́ ní ìjánu. is to fail to tame your appetite. o láti kọ̀ láti kó ìpèsè rẹ ní ìjánu. to give place to the enemy. láti fi àyè sílẹ̀ fún ọ̀tá. is to give in to worry and anxiety. o láti fàyè gba ìdààmú àti àmì. when you always worried you are anxious you are always not comfortable you are always worried stressed up about things you give place to the enemy. nígbà gbogbo ló ń dààmú ló ń ṣe àníyàn. So give place to the enemy to allow bitterness in your life. láti ṣe àìsílẹ̀ fún ọ̀tá òun láti fàyè gba ìkorò. a very bitter against certain people bitter against certain structures. O ní ìkorò sí àwọn ènìyàn kan, o ní ìkorò sí àwọn ìgbésàlẹ̀ kan. To the enemy. Nípa báyìí, o fi àyè sílẹ̀ fún ọ̀tá. To give place to the enemy when you continue the iniquity of your father's house. Láti fi àyè sílẹ̀ fún ọ̀tá, o láti tẹ̀síwájú nínú àìsídédé ìdílé bàbá rẹ̀. By doing that, to give place to the enemy. Nípa báyìí, o fi àyè sílẹ̀ fún èso. To give place to the enemy to be unserious about the things of heaven. Láti fi àyè sílẹ̀ fún ọ̀tá, o láti má mú nǹkan tó ní ṣe pọ̀ ọ̀run pẹ̀lú ọwọ́ dọ́indọ́in. To give place to the enemy to engage in any form of dishonor honest term deception. Láti ṣe àìsílẹ̀ fún ọ̀tá o láti fàyè gba gbogbo láńpẹ́ ní àìsùn àti ẹ̀tàn jẹ. To give place to the enemy to allow the flesh to control your life. Láti ṣe àìsílẹ̀ fún ọ̀tá o láti ṣàìsílẹ̀ fún ẹrù ara láti máa ṣe àkóso ayé rẹ̀. To give place to the enemy to be playing with sin. Láti ṣe àìsílẹ̀ fún ọ̀tá o láti máa fi ẹ̀ṣẹ̀ ṣeré. Somebody say you are a proud person. Ẹni kan sọ fún ọkọ ní ìgbéraga ni ó. I'm not proud, I just have class. Ah, Àmì ò ní ìgbéraga ṣùgbọ́n mo kàn mọ̀ wọn ara mi níbi kan. It is pride gbéraga ni. somebody say you are in an indisciplined person. ẹ̀kọ́ sọ pé o no no I'm not indisciplined I'm just exercising my freedom. pé mi ò ṣe pé mi ò jẹ́ ẹni tí ò kóra rẹ ní ìjánu wọn kàn ń lo somebody say you are a liar so no I'm not a liar I'm just being diplomatic. ẹ̀kọ́ sọ pé ah, òkúrọ́ ní ah, oríṣi òkúrọ́ o kàn ń fọkàn sọ̀rọ̀ ni o kàn ń sọkàn sọ̀rọ̀. somebody say you are gossip so no I'm not a gossip I'm just sharing what I have. ẹ̀kọ́ sọ pé òun ṣèṣe òun gbé kejì lórí òsì ṣèṣe wípé òun tó ní ìlú kan sọ sétí. somebody say you are very promiscuous you know I'm not from me because I'm just sexually active. Wọ́n sọ pé ìṣekúṣe rẹ̀ pọ̀, ó ní òòsì wípé nípa ìbálòpọ̀, ara rẹ̀ kàn já fáfá ni. To give place to the enemy, láti ṣe àìsílẹ̀ fún ọ̀tá. is to be dishonest. Láti jẹ́ aláìṣòótọ́. An honest man. Ọkùnrin tó jẹ́ olóòótọ́. Will neither receive money or praise that is not his due. Kò ní gba owó tàbí ìkórìyìn fún tí kì í ṣe títí rẹ̀. Honesty is the first chapter in the book of wisdom. Ìwé ìtòtítọ́ òun ni abala kìíní nínú ìwé ọgbọ́n. There are no degrees of honesty. Kò sí ìwé ẹ̀rí fún kò sí ìpele. There is level of yes, honesty. Kò sí ìpele fún àìsòótọ́. either you are honest or you are not. kò má di olóòótọ́ ni. some people are honest only because they never had a good chance to steal anything. àwọn mìíràn wọ́n di olóòótọ́ nítorí pé wọn ò ní àǹfààní láti rí ohunkóhun jí ni. and the employee who will steal for his boss will also steal from his boss ẹnikẹ́ni tó wọ́n fà tó lè torí ọ̀gá rẹ̀ jalè òun fúnra rẹ̀ gan ó lè ṣe ọ̀gá rẹ̀ ní olè. because the truth is You can never lose anything that really belongs to you. O ò lè pàdánù ohunkóhun tó jẹ́ tìrẹ ní At the end of every day, you can't really keep that which belongs to somewhere, someone else. Fi ohun gbogbo o ò lè pamọ́ pípẹ́ Every dishonest acquisition has curses attached to it. Gbogbo èsì tún ti àìsòótọ́, ó ní nǹkan kan It is better to fail ó sàn kéèyàn kùnà than to pass dishonestly. ju kéèyàn kó ṣe pérégedé láì pẹ̀lú àìṣòro. iṣẹ́ iṣẹ́ ọ̀hún righteous and dishonest. ọba ìtòlúbọ̀ tó bá jẹ́ aláìṣòdodo aláìṣòro ni ọ́ o lè ní ọ́. you are going to deliverance ground. wà á lọ sí ilẹ̀ ìtúsílẹ̀. that deliverance is in vain. ìtúsílẹ̀ bẹ́ẹ̀. because immediately you appear there. èmi kété tó bá farahàn níbẹ̀. and they say come out in the name of Jesus. wọ́n ní jáde ní orúkọ Jésù. you come out in the name of Jesus. ìwọ jáde ní orúkọ Jésù the demon will call their headquarters. Ẹ̀mí òkùnkùn yẹn á pe olú ilé iṣẹ́ wọn. This is demon zero zero one calling headquarters over. Ẹ̀mí òkùnkùn tó ẹ̀mí òkùnkùn zero zero one rẹ̀ o tó ń pe olú ilé ìsìn wọn, olú ilé ìjọsìn, olú ilé iṣẹ́ wọn. But this is headquarters drive uh, headquarters reply demon zero zero one come with your message. Àwọn ọ̀la ẹ̀mí òkùnkùn zero zero one ó yà sọ nǹkan tó fẹ́ sọ fún wa. Say well uh, brother Joe wants me to get out. Am I allowed to go because he's asking me to go now and he's very aggressive. Arákùnrin Joe ó fẹ́ kí n jáde kúrò nínú òun tó yẹ kí n jáde kúrò torí ipa rẹ̀ pọ̀ báyìí. lẹ́jọ́ máa ń dúró sọ àwọn ọ̀dọ́ ṣẹkọ̀ lẹ́tọ̀ ṣẹk lẹ́tọ̀ ṣẹk. ẹ̀mí òkùnkùn zero zero wà mú sùúrù fún wa jẹ́ ká yẹ ìwé rẹ̀ wò. olùbá bá ti yìn lẹ́tọ̀ ṣẹk láìpẹ́ àwọn fèsì sí ọ̀rọ̀ rẹ̀. lẹ́lẹ̀ kọ́ zero zero wà láyé jẹ́ ayé jẹ́. ọba tó pẹ̀ ẹ̀mí òkùnkùn zero zero wà tó ń bẹ níbẹ̀. Joel just left with one of our members. Arákùnrin yìí ó ṣẹ̀ báyìí. Joel is a liar. Arákùnrin Joel òpòrọ́ ni. Brother Joel. Arákùnrin Joel is prideful. Ìgbéraga rẹ̀ pọ̀. Ọ̀fẹ́jẹ̀ refuse to go. Nípa bá ẹ takú síbẹ̀ kó kò tó má fi ẹ̀ use that as a legal hold to remain. Nípa báyìí wọ́n ó lo ilẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà ìbámu tó bá òfin mú. And then you come back complaining I've done ten deliverance, I've done twenty deliverance, I've done thirty deliverance. No. Nípa báyìí ó wá padà wá ìtúsílẹ̀ ní ìṣe oṣù pé mẹ́wàá oṣù pé mẹ́ẹ̀ẹ́dógún. there is something you need to dismantle. rárá nǹkan kan wà tó yẹ kó o tún palẹ̀. deliverance ìtúsílẹ̀ will not be efficient kò lè múnádókò. if we have given place to the enemy. tó bá yẹ pé a ti fi àyè sílẹ̀ fún ọ̀tá. I want to say that three times. ó sọ eléyìí ní ìgbà mẹ́ta. deliverance ìtúsílẹ̀. without their system. kò lè múnádókò. if we have given place to the enemy. tó bá yẹ pé àwa ti fi àyè sílẹ̀ fún ọ̀tá. deliverance ìtúsílẹ̀. without their system. kò lè múná. if we have given place to the enemy. tó bá yẹ pé a ti fi àyè sílẹ̀ fún ọ̀tá. for deliverance of their system. òun yóò mú kí ìtúsílẹ̀ kó múná. Trust things cannot be overlooked. Àwọn ọ̀kan méjìlá a ò lè fojú fò wọ́n. And I need to go through them quickly before we start praying now. Kíákíá Mùsùlùmí láti mẹ́nu kàn wọ́n kó tó di kí a bẹ̀rẹ̀ sí gbàdúrà báyìí. But deliverance it should be, should be very effective. Tí things can never be overlooked. Àwọn ọ̀kan méjìlá ni ò lè fojú fò dá. Can't overlook them at all. O lè fojú fò wọ́n dá rárá. Number one. Ìkíní nínú wọn. Is new birth. Òní ìbí ọ̀tún you must be born again. O ní láti di àtúndí. Because deliverance is children's bread. Torí pé ìtúsílẹ̀ ó ń ti àwọn ọmọ ní. This time have follow them that believe in me. Ṣé àmì wọ̀nyí ni ó máa bọ̀ wọn tó gbàgbọ́ nínú mi lọ? My name ni orúkọ mi. It's a cast out them. Ó máa lé àwọn èmi èsì jáde. The qualification. Àmúyẹ tàbí àmúdá. They that believe in me. Àwọn tó bá ní ìgbàgbọ́ ní inú mi. They don't, if you don't believe. Tó o bá gbàgbọ́. The problem. Rowa. Remember the sons of Sceva. Ẹ̀ka They are not believe. Kò di à. They are not Christian. Wọ́n kì í They will now want a demonic person. Àwọn náà wá sọ ẹlẹ́yìí èsì kan lọ. In the name of Jesus whom Paul preached. Get out. Jáde. They must look at them. Ni àwọn ẹ̀mí òkùnkùn náà wá wò Paul will know. Paul our mọ̀. Jesus will not. Jésù àwa mọ̀. Your name is not my our Of those who respect and fear. And the dead with them. Wọ́n be of not negotiable. Yẹn That's why the first messages in deliverance session is always salvation, repentance, so you can repent. Èdí rẹ̀ dé pé ọ̀rọ̀ ìwàásù kìíní ní ilẹ̀ ìtúsílẹ̀ ni òun ní ṣe pa ìtúsílẹ̀ nípa ìgbàlà pé òun láti ronú pèwàdà. Two ìkejì complete repentance. ìrònúpìwàdà pátápátá. complete repentance. ìrònúpìwàdà pátápátá. three ìkẹta humility. ìrẹ̀lẹ̀ humble yourself. rẹ̀ ara rẹ̀ sílẹ̀. Listen to instructions. somewhere. Gbọ́ àwọn ìlànà kò sì rí ara rẹ̀. Don't go to deliverance and argue with people who say oh, sorry you can't dress like this and one you go come dress properly. Má ṣe lọ sí ilẹ̀ sísílẹ̀ láti máa kó àwọn èèyàn jiyàn pé o ò lè múra báyìí wá sí ilẹ̀ sísílẹ̀ kò láti múra dáradára. Four ìkẹrin openness. Kò jẹ́ kí ọkùnrin ṣí payá you must be open. Kò láti fi You are hiding things Oh, God, fi kọ́kọ́ pamọ́. you are hiding for your own detriment. Oh, fi pamọ́ fún ìpalára ara rẹ five ìkarùn-ún six Ìgbàgbọ́. Faith. Ìgbàgbọ́. That God is the deliverer. Pé Ọlọ́run ni olùkúni sílẹ̀. He can deliver you. Ó sì lè tu ọ̀ sílẹ̀. Six. Ìkẹfà. Holiness. Ìwà mímọ́. Seven. Ìkeje. Fervent prayer. Àdúrà kíkankíkan. Eight. Ìkẹjọ. Being true with the word of God. Láti kún fún ọ̀rọ̀ Ọlọ́run. Nine. Ìkẹsàn-án destruction of contaminated items or gifts. Àwọn ohun èlò tàbí ẹ̀bùn tó mú àdàlù tàbí ìfibàjẹ́ bá ní ẹ̀pà àwọn ọ̀rọ̀ ń tò kẹ́lẹ́ ẹ̀fà ní inventory in your house to see that there is nothing there that was that is bringing the enemy back. Ẹ ó ṣe àyẹ̀wò gbogbo tó wà nínú ilé yín láti wò bóyá pé kò sí nǹkan kan níbẹ̀ tó lè mú kí ọ̀tá kó tún padà wá. Ten ìkẹwàá change of evil name. Iyì orúkọ búburú padà. If your name do not glorify God. Báyé kí orúkọ rẹ kò fi ògo fún Ọlọ́run. You should change it. Ó yẹ kó o padà. You can't be bearing the name of your enemy and you expect God to deliver you. Torí pé o lè máa jẹ́ orúkọ lọ́sọ̀dọ̀ ọ̀tá rẹ. Kò wá rò pé Ọlọ́run á tú ọ sílẹ̀. The Bible says God takes idolatry with perfect hatred. You cannot be having names of idols. I want Jesus to deliver you. Ìbéèrè sọ̀kọ́ Ọlọ́run kórira ìkórìsà pẹ̀lú ìkórira pátápátá. O lè máa jẹ́ orúkọ mọ́ òrìṣà. Kò wá rò pé Ọlọ́run á عطف وصلة نم ìkọkànlá. you must carry out personal spiritual mapping. o láti ṣe àyẹ̀wò ti ẹ̀mí fúnra rẹ. do research go to your family. o láti ṣe ìwádìí kò wọ inú ẹbí rẹ lọ. find out everything you need to find out. o wádìí gbogbo ohun tó yẹ kó wádìí nípa wọn. find out the pattern. wádìí àwọn ètò. find out what is going on. wádìí àwọn ọkọ̀ tó ń lọ ní lọ́wọ́lọ́wọ́. find out what is affecting everybody. wádìí àwọn ọkọ̀ tó ń da àwọn ìdílé. find out the situation surrounding your back. wádìí tó wà ní àyíká àgbègbè tí wọ́n fi bí ọ. and finally ní ìparí brokenness ìwà àti ìwópayọ̀. need to be broken before the Lord. o láti ní ìwópayọ̀ níwájú olúwa. these twelve things. àwọn nǹkan méjìlá wọ̀nyí. cannot be overlooked. ẹ ò lè fojú fò wọ́n. I'm praying for somebody this morning. Mo gba àdúrà fún ẹnìkan ní òun rẹ̀. The Almighty. Pé Olódùmarè. Who has brought you to this service. Tó mú ọ wá sínú ìsìn yìí. Will cause a deliverance earthquake. Yóò mú kí èmi mi ìtúsílẹ̀. To happen in your life. Kó ṣẹlẹ̀ ní inú ayé rẹ̀. So that every chain can be broken to pieces. Tó bẹ̀ gẹ́ kí gbogbo ṣẹkẹ́ṣẹkẹ̀ yóò fọ̀ sí wẹ́wẹ́. Rise your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín báyìí. Rise your feet now. Ẹ dìde lórí ẹsẹ̀ yín. All eyes peep. Ṣé gbogbo ojú wà níbí? But it seems you are here this morning. There is a man Benny in you. And I'm not born again. You have not just surrendered the right to Jesus. Whatever you are, where all eyes are closed. The Put up your hand now. Ẹ̀nà Pastor, I want to surrender my life to Jesus. And say what I'm going to say after me. Ẹ Father. Ẹ̀rí pé bàbá. In the name of Jesus. Ní I come before you now. Lord Jesus. Come into my life. Take control of my life. In Jesus name. Amen. Amen. The servant with me. Ǹjẹ́ bá gbàdúrà kúkúrú yìí Come and see our ministers at the front. Ẹ wá láti wá rí àwọn ìránṣẹ́ Ọlọ́run níwájú ní ìlú. Glory be to the name of the Lord. Ògo ni fún orúkọ Olúwa. All eyes closed. Tí ojú gbogbo wà ní dídì. Right there where you are, bow down your head. Ẹ orí yín bá. I'm asking God to forgive you. Sọ fún Olúwa kó dáríjì yìí. Of anything that will hinder heaven. Nípa ẹ̀ṣẹ̀ yóò tó lè di ọ̀run lọ́nà. From arising to your situation. Kó má bàa lè láti mójútó ọ̀rọ̀ yín. Ask heaven to forgive you. Ẹ fún ọ̀run kó dáríjì yìí. to the Lord. Ẹ̀bá ah, Anything planted within me. Ṣé ohunkóhun tí To hinder my deliverance. Láti dènà ìtúsílẹ̀ Anything planted within me. That is anti-deliverance in nature. they must go now. One last Lord, So that I can possess my possession. And be the kind of person God wants me to be. Ìjẹ́ you ènìyàn tí Ọlọ́run fẹ́ kí n Thank you Jesus. Amen. Amen. There are some prayers we need to start praying right now. Àwọn àdúrà kan wà tó yẹ ká bẹ̀rẹ̀ sí gbà báyìí. We need to pray them from our heart. Ó yẹ ká gbà wọ́n láti inú ọkàn wa wá. And pray them really really seriously. Ká sì fi ọwọ́ tó ń mú àwọn àdúrà náà. Please mo if you are involved with anything that I'm going to call out here. bí nkonkon ti bá máa pè láti yìí bá kàn yín. don't allow shame or silence to deceive you today. ẹ má jẹ́ kí ìtìjú kó borí yín lónìí. the first prayer we are going to pray now. àdúrà kìíní tí a ó gbà báyìí. as we pray this prayer. bí a ó ti gba àwọn àdúrà wọ̀nyí. is a long time ago when you were in the world. Ọba ẹgbẹ́ ìgbà tó pẹ́ nígbà tẹ́ ti wà You had to carry sacrifice. Please run quickly to the altar. Ẹ̀jẹ̀ And be on your knees. So that those things speaking against you. Pé àwọn ọ̀kan náà tó ń fọ òun lòdì sí yín wọ̀nyí. Will be terminated today. A ó fi òpin sí wọn lónìí. Everybody will shout this loud and clear. Gbogbo wa ó gbé ohùn sókè àwọn sì kígbe eléyìí. To wage war against these two forces. Láti dojú ìjà kọ àwọn agbára méjì wọ̀nyí. Goliath of my father's house kò láyé sí ilé bàbá mi. Sorrow of my father's house. ilé bàbá mi. Can you shout it loud? Èyí ṣe lè lóhùn rárá. Somebody needs to shout it louder than me. Ìjọba àti ẹ̀kọ́ kíkì rẹ̀ jù báyìí lọ. Your voice is still not loud enough. Ó bẹ̀ ohun yóò lọ sókè tó. What are you waiting for? There! In the name of Jesus. Louder, louder, louder, louder. Bọ́ọ̀lù sókè, bọ́ọ̀lù Jesus' name we pray. Bí Every covenant of sorrow. Gbogbo májèmú ìgbà. Break! Ẹ̀kọ́. Ní orúkọ Jésù. This is not a day to negotiate. Ọjọ́ tẹ̀yàn dúnàdúrà kọ́ ni eléyìí. The negotiation must be cancelled. Alábìsá. Bàbá kàkẹ́kẹ́ kẹ́ni àwọn ṣe ń lera Bàbá In Jesus' name we pray. Ní orúkọ Power! Holding my laughter tó di èrí mi mú. Can you shout it loud? Ẹ kíkì rẹ̀ lóò rárá. Jẹ́ ẹ̀kú. In the name of Jesus. Ní orúkọ Jésù. Somebody is breaking through. Ẹnìkan lu àbíyọ́ báyìí. Something is going on over there. Òun kan ṣẹ̀lí ọ̀hún yẹn. Power is holding my laughter. Agbára tó di ẹ̀rí mi mú. Die in the name of Jesus. Kú ní orúkọ Jésù. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la The testimony of the next prayer will start within the next twenty-four hours. Ẹ̀rí àdúrà tó kàn yín ní wákàtí mẹ́rìnlélógún títì ni yóò bẹ̀rẹ̀. every gathering. gbogbo ìkórajọpọ̀. can you shout out loud. ẹ kíjẹ ló rárá. waiting to rejoice at my downfall. tó ń dúró láti yọ̀ mí nígbà tí n bá ṣubú. can you say it louder. ẹ wí ló rárá. shout it louder and clear. ẹ kíjẹ ló rárá. Let the voice roar like thunder. Get your wind roll down. Kaka! In the name of Jesus. Ní orúkọ Jésù. Open your mouth and pray. Ẹ la ní ẹgbàá àdúrà yìí. Jesus name we pray. Ní orúkọ Jésù la As you are praying this next prayer. Bí ẹ ti ń gbàdúrà tó kàn yín. Make sure that your clapping is the loudest here. Ẹ̀rí pé àtẹlẹwọ́ ń pa òun lọ As you are praying this next prayer. Bí ẹ ti gbàdúrà tó kàn yín. Shout this loud and say why clapping your hands louder. Ẹ ti ìpele lóhùn rárá bí ẹ ti ń pàtẹ́wọ́. Clap your hands loudly. Ẹ pàtẹ́wọ́ lóhùn rárá. My uncommon breakthrough ẹni tí ò wọ́pọ̀. manifest my soul. ọ̀rọ̀ nípa in the name of Jesus. ní orúkọ Jésù. it was manifest. wọ́n láti máa fara hàn. Jesus Jésù. Louder, louder, louder, louder goes something. Makapenda kaya boshendera bosopola kaya boshanda. Manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest, manifest. In Jesus' name we pray orúkọ Jésù la What hand upon your head beloved? Ẹ fi ọwọ́ kan lé orí yín olùfẹ́. I receive the covenant. Mo gba májẹ̀mú náà. Of long life. Ti ẹ̀mí gígùn. To live beyond my enemies. Láti gbé ìgbé ayé tó tayọ àwọn ọ̀tá mi. Do you understand this prayer? Ṣé àdúrà yìí? I receive the covenant. Mo gba májẹ̀mú náà. Of long life to live beyond my enemies. In the name of Jesus. Open your mouth and begin to pray. In Jesus' name we pray. Ní orúkọ Jésù lágbàdo. Any altar. Pẹpẹ kú pẹpẹ. Keeping my problems alive. Tó jẹ́ kí ìṣòro mi. Cut fire! In the name of Jesus. Command the altar to catch fire. In Jesus' name we pray. That wherever I go. Satanic agents will not steal my portion. Àwọn ikọ̀ sátánì wò ní. In the name of Jesus. Ní orúkọ Jésù. They will not steal my portion. Wọn ò ní jí ìpín mi. In Jesus' name we pray. Ní orúkọ Jésù la gbàdúrà. Let your amen be loud and dynamic as I pray now. Ẹ jẹ́ kí àmì rinlẹ̀ bí wọ́n. Father, in the name. Father, in the name Jesus. Father, in the name of Jesus. We thank you because you are greater than the greatest and higher than the highest. Father, I commit unto your only hands all your children gathered here today. You teach of the enemy over any life. I break that teeth now in the name of Jesus. Let it be broken. Let it be broken. Let it be broken. Let it be broken. Let it be broken. The feet of the enemy over your life. I command to be broken in the name of Jesus. In the name of Jesus. Any power that wants to make you a spiritual casualty. I command the power to be destroyed in the name of Jesus. And whether it is convenient for the enemy or not. Hear the word of the Lord. all the malpractices and excesses of darkness. Gbogbo àṣejù àti àṣírí ní òkùnkùn. In any life here. Nínú ayé yòówù ní. I check it by fire. Mo dáwọn dẹ́kun nípa In the name of Jesus. Ní orúkọ Jésù. Now let your amen be violent as you sacrament to this next prayer. Ní ìṣẹ̀lẹ̀ ti àmì kó ní ìkànnà nínú bí ó ti sàmì sí àbúrò tó kọ̀ yìí. Beginning from now. Bẹ̀rẹ̀ láti sísìn yín lọ. Any magic ìdọ́tí ìdán fetish power. Agbára tí o fi medicine. Oògùn that anybody pours on the ground. Bí ẹnikẹ́ni bá tà against you. Lòdì sí. Bàbá fáyà lẹ́yìn Bàbá fáyà fire, fáyà. fire, fáyà fire. Bàbá fáyà bàbá fáyà. Máa ṣe pé ìdààmú kàtẹ́rì àkáyà bọ̀. Ìjọba fáyà. In the name of Jesus. Ní orúkọ Jésù. Father. Father. Beloved, you need to shout another sevenfold amen to this next one. Oh, ah, ah, I decree ah, upon you that any blood poured on the ground will not devour you in the name of glory. cover you with the blood of Jesus. This week shall be a week of signs and wonders for you. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Don't forget that next farm Singer is a great deliverance Palmos Singer. Àmọ́ bẹ́ẹ̀ Total deliverance service. Ìpàdé ìsọ̀mẹ́jú sílẹ̀ You invite at least one friend. Torí náà ẹ rí dájú pé ẹ pe ọ̀rẹ́ ìpàdé. The Lord blesses you from Zion. Olúwa yóò bẹ̀rẹ̀ sí láti. And make his first to upon you. Amúkòjò ẹ̀ mọ́lẹ̀ sí i. And be gracious to you. Láti ṣàánú fún yín. I cover you with the blood of Jesus. Mo fi ẹ̀jẹ̀ Jésù. All the prayer requests, I will answer them by fire. Mo fi ẹ̀jẹ̀ àdúrà olùwẹ̀ sí iná dáhùn. Jesus mighty name we pray. Ní orúkọ ńlá And let us share the blessing fellowship. Ẹ jẹ́ ká jùmọ̀ sí orí ọ̀fẹ́. all the days of our life, and we shall dwell in the house of the Lord forever and ever. Seven miracle receiving, hallelujah.